إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله adúgbò fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala a sì tọrọ alékún kí a ti gẹ ọlọ́wọ́ bá fún annabuwa muhammad sallallahu alaihi wasallam àwọn ará alẹ́ rẹ̀ àwọn sahaba rẹ̀ àti gbogbo ẹni tí ó ma tẹ̀lé ìlànà rẹ̀ títí tí ayé òní fi jáyé ma a ń bá lọ òun náà ni tíra durusun fi sharhi nawaqidil islam so àwọn ìjòkó tí wọ́n kójọpọ̀ lórí ìsàlàyé nawaqidul islam tí afásúnnà àgbà lásìkò wáyé sheikh salih al-fawzan so ibi ta wádé òun náà ni ibi nǹkan tó máa ń ba islam jẹ́ ẹlẹ́ẹ̀ka ẹ̀rin so nǹkan tó máa ń ba islam jẹ́ ẹlẹ́ẹ̀ka ẹ̀rin òun náà ni gbogbo ẹni tó bá ládìí sọ́kàn pé nǹkan mi tó yàtọ̀ sí ìlànà nabi sallallahu alaihi wasallam ó dájú ìlànà nabi lọ so ó pé ju ìlànà nabi lọ àbí ìdájọ́ ẹlòmí tó yàtọ̀ sí ìdájọ́ annabi sallallahu alaihi wasallam ó dájú ìdájọ́ annabi sallallahu alaihi wasallam lọ gẹ́bí àwọn tó ma ń gbọ́lá fún ìdájọ́ àwọn tawagit lórí ìdájọ́ annabi sallallahu alaihi wasallam irú ẹni bẹ́ẹ̀ kèfèrí ni o so sheikh ti wá sálàyé débi alhukmu bi ghayri ma anzalallah mas'ala kí a ma dájọ́ pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí nǹkan tó lọ́wọ́ bá sọ kalẹ̀ so sheikh ti sálàyé ilé so sheikh ti sálàyé a ah, kí ni dájọ́ kí ẹ máa dájọ́ pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí nǹkan tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tó sọ̀kalẹ̀ a sì tún ti ṣe wá láǹfààní pẹ̀lú ìbéèrè tí Ọlọ́run bá ṣe rọrùn láti bi kanú àwọn mashayikh tó wà láyé nípa mas'ala yìí láti ma kí dodo nípa àwọn nǹkan táwọn èèyàn ń fà lọ́tún lósì nípa mas'ala yìí so tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo sọ pé ayì tún tẹ̀síwájú láti máa wo alámàrí ìlọ àwọn nǹkan táwọn afá sọ àti ọlọ́dù tí ó yẹ ká fún ẹni tàbà fún àmọ́ ilé yóò máa kó gùn so yóò máa kó gùn so mas'ala yìí in tó wù mí pẹ̀lú mas'ala yìí ni pé kó máa mas'ala tó yẹ pé a máa padà sí láàmà sí mọ̀rọ́jà àrímú tí ó sì pé a túbọ̀ tún máa padà a túbọ̀ tún máa padà sí so ní òrèkóòrè títí tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala yóò fi fi òdodo tó wà ń bẹ̀ yóò fi fi rinlẹ̀ sí ọkàn wa so a tẹ̀síwájú láti máa ka tírà durusun fi sharhi nawaqid al-islam sheikh Salih al-Fawzan lẹ́yìn bá tí wọ́n ti sàlàyé gbogbo àwọn kan so kí ni dájọ́ ká máa dájọ́ pẹ̀lú nǹkan tó yàtọ̀ so ìgbà tí ó jẹ́ kèfèrí ìgbà tí ó jẹ́ kèfèrí so ìgbà tí ó sọ́yàn di kèfèrí ìgbà tí ò ní sọ́yàn di kèfèrí so sheikh wani wa mimma yata'allaqu bi hadhihi al-mas'ala nínú àwọn nǹkan tó tún ní ṣe pẹ̀lú alamari that is alamari ìmá dájọ́ pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí nǹkan tọ́lọ̀ ọba sọ̀kalẹ̀ anna al-hukma bima anzala Allah ní tó sì pé òun ni kìí ṣe táwọn ẹlòmíì ṣe ń gbọ́ yí pé ìmọ̀ dájọ́ pẹ̀lú ìdájọ́ ọlọ́run ọba ni pé alladhina yantasibuna ila da'wa àwọn ẹlòmíì tán gbọ́ yí nínú àwọn tán fi wọn ti sí ìpèpè annahu al-hukmu fil àbáwọn fanfà tó bá níṣe pẹ̀lú ẹ̀tọ́ fakọt àwọn ibi táti máa lo ìdájọ́ Ọlọ́run bá nìkan ni wọ́n ni wala yutalabuna illa bi hadha shay wọ́n ni kò sí sí nǹkankan tí wọ́n wá lọ́wọ́ wa tán bá ní ká máa lo dájọ́ ṣẹ̀rí àjò káàkà máa ṣe kíni káàkà máa lo ní àwọn ìbátá bá ń ṣe fanfà owó àbáwọn àwọn abáfẹ́sẹ̀ nìká oye abáfẹ́sẹ̀ nìká sọ so ìbáwọn náà ma ń lo ìdájọ́ sẹ̀ríà ìbáwọn náà na ti pé Ọlọ́run bá gbófin kalẹ̀ eléyìn náà wọ́n tún ti wọ́n ti rọ́ bídá bó bá mú so bídá ni lọ́tún ló sì tún wọ́n rọ́bọ̀ wọ́n ni wala yutalabuna illa bi hadha fil mahakimi faqat a ní àwọn èèyàn máa rò pé kò sí nǹkan táyé wọ́n request lọ́wọ́ wọn ju pé kankan máa lò dájọ́ Ọlọ́run ọba láwọn kíni láwọn court nìkan àwọn court nìkan wọ́n ti ń lò dájọ́ Ọlọ́run ọba bọ́ bá fẹ́ lo ṣẹ̀ríà ó gba ṣẹ̀ríà court lónìí oye gbogbo àwọn ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ naam fil khusumat bẹ́ẹ̀ ni ọ̀ràn yẹn ní kí ẹ máa dájọ́ pẹ̀lú nǹkan tọ́nà ọba sọ̀kalẹ̀ níbi kíni níbi àwọn nǹkan tó bá jẹ́ ìfàǹfà allati tajri fil mahakim àwọn dispute tó máa ń kó lọ sílé ẹjọ́ wa an tuhalla al khusumat wal munaza'atu bayna nas bi shari'a bẹ́ẹ̀ ni a òdodo ni pé kí ẹ máa sẹ́tù àwọn àfàǹfà àti àwọn àgbọ́rẹniyé tó bá ń ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn pẹ̀lú ìdájọ́ ọlọ́run ọba lakin laysa al-amru qasiran ala hadha ṣùgbọ́n ta bá ń sọ pé ká máa lò dájọ́ ọlọ́run ọba kìí ṣe bí tó mọ̀ nìyẹn bal yajibu al-hukmu bima anzala Allah yálà ọ̀nà yẹn ni ká máa dájọ́ pẹ̀lú nǹkan tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ o fil aqaid ká ẹni tó wá túbá lórí in tó wà lórí ẹ̀ lọ́wà lọ ń lò wọ́n ni àkídà àṣáyọ́rọ̀ lọ́wà lórí ẹ̀ ìbọ̀lọ́wọ́ bá ti sọ ìtọ́ ǹsẹ̀ yẹn so ìbọ̀lọ́wọ́ bá ti sọ gbogbo àwọn ìròrí Jahm ibn Safwan tó fi ń sin lọ́wọ́ bá wọ́n ni bal yajibu al-hukmu bima anzala bá sọ kalẹ̀ níbi kíni níbi àdìsọ́kàn wáyé tó ṣe pòun ní nǹkan tó ṣe pàtàkì jù fàámù ṣe in nǹkan tó ṣe pàtàkì jù al-aqida àdìsọ́kàn wáyé ni ó bó ni a ṣe ní iman nínú Ọlọ́run Ọba nínú àwọn màláíkà rẹ̀ nínú àwọn òjíṣẹ́ rẹ̀ nínú àwọn tírà tó sọ̀kalẹ̀ nínú ọjọ́ ọgbẹ́nde nínú kádàrá so in tán pè ní àkídà ni ẹ̀ so wọ́n ni fàámù ṣe in tó ṣe pàtàkì jù ní imanu wọ́n ní àmẹ́lòmí tó bá tẹ̀ tí kọ́wọ́ gbólóhùn àkídà yóò ti sádànù náà tó bá tún wá gbọ́ gbólóhùn iman yóò ní òun kọ́ níkíni òun kọ́ nínú islamic studies nígbà tó ń wà níkíni nígbà tó ń wà school akọ́ná islamic studies àwọn èèyàn sì ń ṣe fanfa ń pa rẹ̀ so that is àwọn èèyàn ṣe fanfa nípa àkídà ẹ̀rẹ̀ lómi yóò sòdodo fún ọ ọlọ́wọ́n bó jẹ́ kó ṣe kò ń gẹni tó sòdodo fún ọ pé ah ni ìbámí assembly ó tún kan ẹlòmí l'assembly táwọn afáwọn bídá náà assembly ń gbà mí tí wọ́n ma bá so ibi tí afá so àfọ́n Sufi títí ń ta títí ń bu àwọn kóró ayò so ibẹ̀ náà ní túnṣe gíní ibẹ̀ náà ní túnṣe ń fi lọ́kúlọ lọ́lẹ̀ fún ọ so tó ti gbọ́nnu mọ́sálásí tọ́nà ti ní kí o fi tí kọ́ pé kò dá wọ́n wá tó wá ní ìbẹ̀lẹ̀ sí gbọ́rọ̀ yìí so ó kọ́ ayò kalẹ̀ ìbẹ̀lẹ̀ sí gbọ́rọ̀ ni àwọn àfáà àwọn àfáà tán mú hàn ọmọ wa ní kòránì Ah, sáàmọ́ ń sókò tó pépèpé ẹ má gbọ́rọ̀ sí wọn lẹ́nu fa ẹ má gbọ́rọ̀ sí wọn lẹ́nu wọ́n lé ìbátáwà aláṣẹ́ àrí wọ́n lé kanú wọn dànù ní ah, wọ́n lé wọn dànù ní o ẹ má gbọ́rọ̀ sí wọn lẹ́nu so bàbá wọn ni ah sí tòótọ́ ah èmi ò pé ọ̀rọ̀ Ọlọ́run nígbàtà tún lẹ́ni tí ń bá sọ̀rọ̀ Ọlọ́run èmi ó jòkó lẹ́yìn àṣùgbà yìí gbọ́n kan tó fẹ́ sọ díẹ̀ díẹ̀ díẹ̀ ah ẹ má jòkó ń bẹ̀ àní kólà wọ́n lè kankó lásì àrígbàtà wà ń bẹ̀ so wọ́n lè kankó lásì àrígbàtà wà ń bẹ̀ ni wọ́n fẹ́ jí ó sórí rénù tàbí léyàn kó rúbí wọn so àwọn èèyàn sì fàfà ń pa rẹ̀ so pàápàá jùlọ yìí tí ma ń gbọ́ Facebook so tí ma ń jòkó gbogbo ìgbésí ayé rẹ̀ ti Facebook so ìgbọ́kúgbọ́ yóò ti gbọ́ gbogbo ẹ̀ so ó lè lọ já sí ibi táwọn olódodo wà so ní pé à ah, yóò mọ̀ gbọ́n táwọn tó wà lórí òdodo ń sọ pé ẹ má ṣe bọ́ ẹ gbàgbọ́ nínú àwọn kan tọ́nà ọba ní ká gbàgbọ́ nú rẹ o má fi Islam lẹ o má gbọ́ àwọn kèfèrí tí wọ́n ń pè ọ sí kèfèrí o lábẹ́ lábẹ́ rẹ̀ lábẹ́ agbádá Islam wọ́n gbé agbádá Islam wọ̀ so àmọ́ lábẹ́ kèfèrí ni wọ́n so irú ẹni bẹ́ẹ̀ tó bá wo kílípù tẹ́lẹ̀ yóò tún ṣe kíni yóò tún já sí kílípù tẹ́lómìí bí àwọn Salafi 1990 so yóò kàn tún já sí clip tàwọn tọ̀yìn náà ni tó bá tún wọlé yìí tán yóò tún já sí tàwọn olóríṣà pé bí a ti ṣe máa ń sà sí ẹni tí kò bá fẹ́ fẹ́ wa oye so yóò tún já sí tàwọn eléyìn náà tó bá tún kún beléyìn yóò tún bọ́ sí hello ladies and gentlemen today i want to explain something, something about Islam my name is Cynthia so kìní kan so yóò tún já <laughs> yóò tún já sílé ìwúrẹ́ <laughs> yóò mọ̀ wá já lọ yóò mọ̀ jábọ̀ so oye kílùkọ́ rẹ̀ nínú àwọn àdánwò gbogbo àwọn ajihiza yìí nìyàn wọ́n ni wọ́n nasu mukhtalifuna fiha àwọn yẹn sì ṣe yapa nípa àkídà yìí falabudda an yahkuma bainahum bima anzala Allah kò sí tàbí ṣùgbọ́n pé nǹkan tó yẹ fatubayyin lahumul aqidata sahiha aqida tó lálàáfíà sàlàyé rẹ̀ fáwọn èèyàn min al-aqidati al-batila yanana aqida tó lálàáfíà yàtọ̀ sáàkídà tí ó ṣe kíni tí ó lálàáfíà wí amma an yuqal àmọ́ kí a máa sọ pé da'u an-nasa ala ma so àwọn tó fẹ́ kó àwọn èèyàn jọ nù àwọn náà ma ń sọ àwọn ọ̀rọ̀ báyìí àwọn tó fẹ́ kó àwọn èèyàn jọ àwọn náà ma ń sọ ọ̀rọ̀ báyìí wọ́n ni wala tunaffiru an-nas wọ́n ni ẹ má lé àwọn èèyàn lọ wa kullun lahu aqidatu tó gbò èèyàn ló lákìídà gbogbo ẹni tó bá ṣe lẹ́tọ́ ní pé gbogbo èèyàn kó máa sàṣàyàn àkídà allati yuriduha kó máa sàṣàyàn àkídà tó bá fẹ́ wa anna an-nasa ahrar àti pé àwọn èèyàn ó free àwọn èèyàn ní freedom fil i'tiqad àwọn èèyàn ọmọlúwàbí ni wọ́n wọ́n lè máa sin tó bá wọn níbi àdìsọ́kàn wọn fa yartaddu an dinil islam irú ẹni báyìí náà lábẹ́ irun tó gbéyàn kún islamu ni o lábẹ́ nǹkan tó mọ́ bá islamu jẹ́ ni irú ẹni bẹ́ẹ̀ náà fahadha yartaddu an dinil islam irú ẹni báyìí náà wọ́n náà ti kíni ó ti dágbére fún islamu ó ti já sínú nǹkan mi wọ́n ni falwajibu wọ́n ni ọ̀ràn yẹn ni o an takuna al-aqida kó sí pé aqida o wifqa kitabillahi wa sunnati rasuli kó ma bá tíra ọlọ́run ọba àti súnnà òjíṣẹ́ rẹ̀ mú fi tawhidi rububiyya níbi tawhidi ìfi àwọn sí ọlọ́run ọba nílẹ̀ fún àwọn èèyàn ya ẹlẹ́bọdé ní àsìkò tí wà ìdébi pé tawhid rububiyya wọ́n tún fi ń rinlẹ̀ fẹ́lòmí tó yàtọ̀ sọ́lọ́wọ́ bá tawhid rububiyya wọ́n tún fi ń rinlẹ̀ fún ẹlòmí tó yàtọ̀ sọ́lọ́wọ́ bá pé àwọn adarí ayé pé àà àà àà bẹ̀rù àwọn kìíní o àwọn fàjára bí ní darí ayé so àti gbogbo àwọn kama yẹn wọ́n ni wà fi tawhidil uluhiyya

yajibul hukmu fihi bima anzalallah ọ̀nà yẹn ni ta bá fẹ́ sọ tawhidul uluhiyya ká ma dájọ́ ń bẹ̀ pẹ̀lú nǹkan tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ kìí ṣe pé ta bá fẹ́ fi tawhidul uluhiyya nílẹ̀ kalọ̀ kọ́mọ́ntì pẹ̀ àkúdà mo dánlódì tíra kan lórí lọ́jíkì so Ah, àdúrà tí yíò tẹ̀ kọ́kọ́ sí ni pé ọlọ́run ò tiẹ̀ níye gbọ́yé torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí máa ń sí tí àmọ́ntì kéè sábà gbọ́yé náà ni nílé aláwọn ilé kéwọ́ ń bídà tí máa ń kọ́ àwọn èèyàn òun ní sẹ́tà àwọn sílẹ́ntì ilé kéwọ́ yẹn máa ń kórìíra jù torí wọn ò lè gbọ́ wọn ò yé gbọ́yé eh, alkulli aljuz'i so eh, eh, hisanun so gbogbo àwọn kama yẹn wọ́n kama wọ́n mọ̀ kọ́ wọn so Ah, ọlọ́run ní yíò lè gbọ́ yíò so ṣùgbọ́n ẹlòmí wà tó yí pé tawhidul uluhiyya ní tó ma fi ń fi tawhidul uluhiyya nílẹ̀ mẹ́ntìkì ní ọmọ fífí nílẹ̀ yóò kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣe nǹkan kan lè wà tó mẹ́lẹ̀ ni tó ṣe wọ́n náà ní kò sí tó bá wá jẹ báhùn yóò ma wá jiyàn yóò ma wá jiyàn 15 15 days lẹ́yìn argument yóò ṣe wá ẹni ẹsẹ̀ wá gbà pé hmm, ẹni tí ń bá jiyàn yóò ṣe wá gbà pé ah ọlọ́run ọba kan ẹnìkan wà tí ń jẹ́ ọlọ́run tó tọ́ so yóò máa jiyàn lọ yóò máa jiyàn lọ yóò máa jiyàn lọ lẹ́yìn 200 days yóò ṣe wá fi nílẹ̀ fẹ́ni pé ah, ah ẹni tí wọ́n jẹ́ ẹni tí ó láyé tó ń darí ayé tó ń darí gbogbo nǹkan yẹn tó yẹ kó jẹ́ ní táàmà jọ́sìn fún ẹ̀ òun ni Allah lẹ́yìn kí lókọ rẹ̀ lẹ́yìn 6 years tó bá ń jiyàn wọ́n ma jiyàn lọ wọ́n ma jiyàn lọ wọ́n ma jiyàn lọ yóò sì wá fi nílẹ̀ fún pé kí ni ah, àà òun náà òjíṣẹ́ fún wa oye so à bí kàlámù ṣe rí ní sókínù bí lọ́jíkì ṣe rí ní sókínù so títọ̀ wọn náà ò bá tí àmá in tó wà pẹ̀lú lọ́jíkì àti kàlámù àti falsafa gbogbo ẹ̀ ni pé ọ̀kan lè fún ọ̀kan mọ́ fúnyàn ìwọ̀nù mazegini ìwọ̀nù mọ̀ gbà ẹwọ bá a sí ń ṣe dáwà yìí ta ní sọ̀rọ̀ èyàn kan ní sọ̀rọ̀ àbí ẹn yóò kún sí gini ẹ̀ ń gbọ́ àwọn dáwà tí wọ́n rí bẹ́ ọ̀ àwọn ọmọ sọ àwọn ọmọ fáyà padà ní fáyà for fáyà so tó máa sọ tí ẹ báyìí bí ọlọ́run bẹ tọ́rin ọlọ́wọ́ so ó máa fúnra wọn mọ̀ fúnra wọn ṣe wá rí

Ah, mo sì fẹ́ sọ nǹkan kan fún yín lónìí o nǹkan kan tí ó jẹ́ kẹ́ lálàyé yín àti lálàkìyà ní ọ̀run yín òun sì náà ni ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan yé yín tí ó sì fún ìfin ilẹ̀ mi balẹ̀ so mo fẹ́ sọ nǹkan tí Islam kó sínú fẹ́ so kí láwọn nǹkan tí Islam kó sínú Islam kó ìjẹ́rìsí pé Ọlọ́run ọba ẹyọ so ó sì fẹ́ ká máa jọ́sìn fóun ẹni tó bá sì ń jọ́sìn fọ́lọ́wọ́ ọba tó sì gba àwọn òjíṣẹ́ rẹ̀ lódodo so tó sì ń tẹ̀lé wọn Ọlọ́hun bó fi sí àlìjẹ́nà rẹ̀ lálẹ́ kìyàmá so ah mo ní béèrè ẹ̀kẹ́ wàlá fẹ́ wá sọ nípa Jésù èyàn wá sàlàyé fún ó tún béèrè mí kí wàlá fẹ́ sọ ń pa ilé èyàn sàlàyé fún láì jiyàn kí ni èyàn fẹ́ sọ ń pa ilé èyàn sàlàyé fún ọ̀wà ni ah afá mo ti ṣe tẹ́tí mo fẹ́ gba Islam tó bá sì ṣe pé ìdàkejì náà ni get out of here oye so oye so gbogbo ẹ̀ náà èyàn ti jèrè èyàn ti jèrè torí pé ọ ti summarize 6 years tọ́fẹ́lò pẹ̀lú mọ́ ti kíhùn ọ ti summarize sí kìí 30 minutes tí ò bá sáǹfàní kan ju pé kí ẹ máa tẹ̀lé báwọn annabi ọlọ́wọ́ ọba bá ṣe ṣe dáwà tí ò bá sáǹfàní mi bẹ́ẹ̀ jù lẹ́yìn lọ ó tó láǹfàní so kò jẹ́ bó ṣe wọ́n ní fatawhidul uluhiyya wọ́n ní tawhidul uluhiyya o yajibul hukmu fihi ọ̀ràn yẹn ni kí a máa síkí ni kí a máa dájọ́ nù tawhidul uluhiyya o bí ma anzala Allah pẹ̀lú nǹkan tọ́lọ̀ ọba sọ̀kalẹ̀ ni o bí annal ibadata pẹ̀lú pé ìjọsìn o la takunu illa lillah kò gbọ́dọ̀ jẹ́ ti kankan àyàfi tọ́lọ̀ ọba nìkan ṣoṣo wa anna ibadata ma siwa àti pé ìmọ̀ jọ́sìn fún kàmí tó bá yàtọ̀ sọ́lọ̀ ọba o shirkun akbarun yukhriju ó gbìyànkó níbi ẹ̀sìn ọlọ́wọ́ bá tí ó sọ̀yàn di nǹkan kẹ́nà pẹ̀lú abọ́ya abọ́sàngó so wọ́n ni láàbùdà min al-hukmi bi hadha kò sí tàbí ṣùgbọ́n agbọ́dọ̀ mọ́ sí kí ní agbọ́dọ̀ mọ́ dájọ́ pẹ̀lú ilé kódà eléyìí ni ìpìlẹ̀ gbogbo dájọ́ wọ́n ni wa hadha huwa al-asas eléyìí sì ni kíni eléyìí sì ni a ìbẹ̀rẹ̀ wọ́n wa nabiyyu sallallahu alaihi wasallam annabi sireo lamma arsala mu'adhan ila al-yaman nígbàtí òjíṣẹ́ ńlá anábíwa muhammad sallallahu alaihi wasallam tó rán mu'adh lọ sí yemen qala lahu annabi sallallahu alaihi wasallam sọ fún pé falyakun awwala ma tad'uuhum ilayhi kó jẹ́ pé nǹkan alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ pè wọ́n sí oníkíni shahadatu alla ilaha illallah ní pé ká jẹ́rìí sí pé kò sí nǹkan tó tọ́ sí ìjọsẹ̀ àfọlọ́wọ́ bá ní o kìí sí pé ká kọ́kọ́ ronú ẹ kọ́kọ́ ronú ṣé ti ronú tẹ́ mo ti ronú wọ́n fẹ́ kẹ ronú sí ayé yìí àti bẹ̀rẹ̀ rẹ̀ àwọn falasifọ̀ ti ẹgbà pé ayé ní bẹ̀rẹ̀ wọ́n ma sọ kídàmù láàálàmù ní pé ayé ti ń bẹ láyéláyé ni so wọ́n ni wà anna muhammadan rasulullah ní pé annabi sallallahu alaihi wasallam sọ fún mu'adh pé nǹkan aláwọ̀kọ́ tó pè wọ́n sí ni pé kan jẹ́rìí sí pé kò sí nǹkan tó tọ́ sí ìjọsìn àyàfọ́nà ọba allah àti pé annabi wa muhammad sallallahu alaihi wasallam gbogbo wọ́n tí wọ́n náà bá fẹ́ gba islam kò tó sì jẹ́lẹ̀ ìlọ́ ó sì máa wá ìmà tó wáyé pé bó ní ọ́ so àbébò lọ gbọ́ ìwọ ilé ìbò so sì kí ni ọmọ kàtíra àwọn Abu Khadija so àwọn Salafi publications so ọmọ kàtíra àwọn báyìí sí pé yóò bá ló gbọ́ oye so ọmọ sí kí ni ọmọ wá àwọn pristine methodology kiri àtàwọn nǹkan tó wọ́n àwọn nǹkan tó ti gbé jáde àtàwọn tó wà pẹ̀lú wọn ọmọ wá àrísálà publications káàkiri so láti sànfàní láti ma kílẹ̀ sí òdodo kọ mọ́ tún rọ̀pọ̀ wọnú islam láìsí pé kíni láì mọ̀pọ̀ tí kíni ọdún sí jáde sí kóòmẹ́ gẹ́bó se nílẹ̀ fún súfí kan pé ah no ó nílẹ̀ fún christian kan pé ó gba islam lọ́wọ́ àwọn súfí wọ́n fẹ́ lùbàndírì yóò láti fi ṣe kíni láti fi wẹ́kọ́mù ẹ̀ so wọ́n sàn lùbàndírì ni so ah, wọ́n wò pé ah, ó ti kọ́kọ́ wò náà ó ní à ah, wọ́n wò pé in tàà náà ma ń ṣe chọ́ọ̀chì ni ọ̀kẹ́ aláwọ̀kọ́ nìyẹn ìgbà tó tún yá ìgbà tó tún yá wọ́n tún ní wọ́n tún mú lọ sọ́dọ̀ wòlíì pé tó bá ti fẹ́ bẹ̀lọ́n àwọn wòlíì yìí ló ma fi pàṣẹ wọn bẹ̀lọ́n so wọ́n tún fi mú kádàm ọ̀kẹ́ in tàà náà ń ṣe ní ọ̀dọ̀ wa náà ni àbá kò tó bí ó yí ìgbà mélòó kan ló bá sí kíni ló bá padà pẹ́tọ̀ version oríṣiríṣi kan ní rẹ̀ àbí riwaya oríṣiríṣi ní gbogbo ẹ̀ so ìkankan náà ni so lọ́dọ̀ tí ẹ̀ so tí ó sì rí bẹ́ẹ̀ so Sheikh uh, Salih Fawzan sọ pé ma arsalahu so tó bá fẹ́ ṣe islamu ṣe islamu gidi ni ma ṣe islamu àwọn sufi tí ó fi padà di pé intọ́ filẹ̀ náà àti intọ́ tún wà ń bẹ̀ náà sí nǹkan kan náà ni ma ṣe ṣe islamu àwọn tí wọ́n ń pèrè àwọn lóṣùnà tó yí pé rọ́nà ń pa àwọn tán pè ọ sí comparative àwọn comparative tó ti ọwọ́ wọn gbà islamu tètè fi wọ́n lẹ̀ o tọ́ ọ̀bá sọ́ra àwọn tó ń wọ́ ọwọ́ ní islam yẹn náà wọ́n ti kí ni wọ́n tó ń fa ọjá dé kún bẹ́ẹ̀ so wọ́n ni ma arsalahu min ajli annahu yafsulu khusumati faqat ọlọ́run ọbọ̀ òun òjíṣẹ́ rẹ̀ nítorí kókà máa wá sọ́ọ̀fù jà láàrin àwọn èèyàn lásán bal arsalahu yálà ọlọ́run bá náà òjíṣẹ́ rẹ̀ likay yad'u ila al-aqida wa yusahhihaha wọ́n ní ọlọ́wọ́n bá rán òjíṣẹ́ rẹ̀ nítorí kó bá fi pẹ àwọn èèyàn sí àkídà àti kó bá fi ṣe kíni kó bá fi tún àkídà àwọn èèyàn sí yàn sí wa hadha huwa al-amru alladhi bada'at bihi eléyìí ni àwọn alámẹ̀rí táwọn òjíṣẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ fàhíyà kèsì se èròǹgbà wọn ni pé káṣì kan áṣì kí ni kankan wọn a mọ́ sọ́ọ̀fù ìjà láàrin àwọn èèyàn lásán ẹlòmí ò tẹ́ bá sọ ṣẹ̀ríà fẹ́lòmí kò sí tí ó kọ́kọ́ wá sí láàká rẹ̀ pé ṣẹ̀ríà court ibi tán ti máa ń kọ ìyàwó lẹ̀ so kò sí tí ó wá sí láàká rẹ̀ jọ lẹ́yìn lọ kò mọ̀ pé ìrun tóun kí gan inú ṣẹ̀ríà ló wà so tó pé nínú àwọn nǹkan tí yóò le fáwọn àwàmù tí ẹ bá ń lo nú ọ̀rọ̀ tí ẹ bá ń sì dáwà fún wọn so àwọn òsí ẹ̀ sí ìlágbọ́yé pé ṣẹ̀ríà ní gbogbo táwọn ṣe láti jọ́ oye so a ń bèèrè tàṣí àwọn tàbí ẹ̀wà rí ṣẹ̀ríà sí pé gíní ní tán pè ní ṣẹ̀ríà ní pé gíní kíyàn gíyàn lọ́wọ́ kíyàn sì ṣèyàn ní búlálà ṣẹ́wọ̀n kẹ́ so ẹjẹ́ òfin kọ́kọ́ bẹ̀rẹ̀ fáwọn ilé pé tọ́ ẹ̀sìn ọlọ́run ìtànàbí sọ ìtànàbí sọ ìfẹ́ nì kílùkọ rẹ̀ ìtànàbí fẹ́ káwẹ́ wà lórí ẹni torí pé ìtọ́lọ́wọ́ bá sọ nìyẹn so ìtọ́lọ́wọ́ bá sọ nìyẹn ìtọ́wà ní ẹ̀sìn Islam èyí ó sàmọ́ ló gbólóhùn islam fún wọn tí tí tọ́lọ́wọ́n bó fi dé kán ṣe kíní kán gbọ́yé àwọn tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ sí lo gbólóhùn ṣẹ̀ríà wọ́n ni afá èmi náà sáà ń wò náà gbogbo tẹ́ ń sọ látàárọ̀ àti ṣẹ̀ríà ní nǹkan tẹ́ ń sọ ah, èmi náà sáà ń wò pé ṣẹ̀ríà ní nǹkan tẹ́ ń sọ mo sáà ń wò pé tẹ́ ń sọ yìí à ah, mo ah, gbogbo ẹ̀ Islam ṣẹ̀ríà ẹ̀ Islam bọ̀ ṣẹ̀ríà ah oye so bó ṣe rí lọ́dọ̀ àwọn àwámù yẹn ọ̀ wọ́n ni bal tabyinu al-aqidati as-sahiha yálà ìdí tọ́nà ọba fi ránwọ̀ òjíṣẹ́ oníkan wá sàlàyé àkídà tó lálàáfíà wọ́n ni wa yahkumu ala man khalafa al-aqidata as-sahiha láti ṣe wá gbédájọ́ lórí àwọn ni man abada ghayra Allah ẹni tó bá jọ́sìn fún nǹkan mi ẹni tí ma bọ nǹkan mi tó yàtọ̀ sọ́nà ọba man dhabaha li ghayri Allah ẹni tó bá dùn nǹkan fún nǹkan mi tó yàtọ̀ sọ́nà ọba man nadhara li ghayri Allah ẹni tó bá lérí àbí tó ṣe gíní tó ṣe ìlérí fún nǹkan mi tó yàtọ̀ sí Ọlọ́run ọba man istaghatha bil amwat ẹni tó bá lọ ń ké gbàmígbàmí wọ àwọn òkú ọ̀dọ̀ àwọn òkú ọdún karùn-ún tó ti wà lórí kánsá ni sọdún karùn-ún tó ti wà lórí kánsà ni bí ó bá ti ẹ̀ lọ kó lọ bí ó bá lọ kó lọ ọdún karùn-ún tó ti wà lórí kánsà ni pẹ̀ẹ́dàkùn ẹbá ń sí gẹ́ẹ̀tì kí n wọ kábàrí bàbá kìíní mo ti lọ sí kábàrí bí kábàrí bí ta ti kìíní kan mo ti dé nínú oṣù yìí wọ́n kí kábàrí méjì méjì nílé lójoojúmọ́ nù so ààrẹ yóò burú jáyọ so kọ́nà ọba kó má fi àdánwò tí ó gbé wa kó nù Islam kó má fi ṣe wá bẹ́ẹ̀ ní tóòtọ́ àdánwò ni kọ́lá àwa gan a lè fọwọ́ sọ̀yà pé tọ́lọ́wọ́ bá bá fi irú rẹ̀ kàn wá pé èyàn ò fi Islam lẹ̀ so a kàn mọ́ bẹ́lọ́wọ́ bá náà ni bọ̀ nígbà tọ́lọ́wọ́ bá ti wá fi kàn wọ́n ọ̀dá sùúrù lónìí so sùúrù lónìí ọ̀ ní di so ọ̀ sì ní jẹ́ káwọn èèyàn sọ ọ́ di kèfèrí àwọn ah àdánwò mọ̀ wà láyé yóò kò òun ò tún fẹ́ ṣe kèfèrí àwọn tó tún jẹ́ mọ̀lẹ́bí ló tún fẹ́ sọ kèfèrí pé kó tó kú pé àkọ́ tó kú ṣe tọ́nù fàs ó sàfẹ́ jẹ́ ọdọmọ lẹ́yìn òun náà ni so eléyìí àwọn ìgbà yẹn kìí ṣe àwọn ìgbà tí wọ́n báyẹ̀ sí o tọ́ àmọ́ ní ọ̀fẹ́ sọ kankan a ní ẹ má gbé kankan wá bá mi ìní mú ìní lò tẹ́ bá fi gbogbo ẹni lórí bẹ́ẹ̀dì lèyàn ti máa wọn èpè àwọn làáyínù mọ́tọ́lákọ̀ ni o so ẹ̀kẹ́ ṣe mọ̀kọ́ yádà pé ìwọ ọkùnrin dà fún aláàrá nígbé intanet onífilé gbogbo ẹni tó bẹ́ fi nǹkan sínú ògùn mi tó gbé nǹkan só ń jẹ fún mi tí è ṣe gíní tí è wọlé ọlọ́run lọ èyàn ó fi àwọn sírísì ní 30 minutes èyàn ní ti dákẹ́ oye so sódà gbogbo yóò mọ̀ pé ẹmọ́ dákankan wò oye ẹmọ́ dákankan wò àkéèsì ọ̀rọ̀ aljanna àti náà ń sọ yìí eléyìí sọ̀rọ̀ bàbá àbíyà iléyìí sọ̀rọ̀ iléyìí iléyìí ti kọjá rẹ̀ so tó wá ti sọ fún wọn tí wọ́n gbọ́ lẹ́rọ̀ ọ ti sọ fún wọn tó ọ sì ń kẹfín pé pé àwọn ń wọn kẹ́ papọ̀ láàáyínú ló kù bá hù <laughs> so wọ́n ni man dhabaha li ghayri llah man istaghatha bil amwat fa hal yutrak hakadha wọ́n ni man istaghatha bil amwat ẹni tí ma ṣe kíni ẹni tí ma ń kígbà mígbàmí lọ sọ́dọ̀ àwọn ilẹ̀ lẹ́ni wala yuhkam alayhi bima anzala Allah a ní gbé ìdájọ́ tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ a ní gbélé lórí wa in takhasama ma'a ahadin fi shah àmọ́ tó bá irú ẹni bẹ́ẹ̀ tó bá yẹ kíni tó bá ní fanfa pẹ̀lú ẹnìkan lórí kíni lórí ògúnfe so fi shah lórí kíni lórí agúntàn yuqalu ahkumu wàtùrùkúhù ala àkídàtì àmọ́ ẹ fílẹ̀ lórí àkídà rẹ̀ ìfàǹfàṣẹlẹ̀ lórí ẹran àwọn yóò sì wọ́n sọ pé ẹjá lò dájọ́ Ọlọ́run Ọba àmọ́ tó bá di bí àkídà wọn ní sí ní ẹjá lò dájọ́ so bima ala lori lórí tọ́jọ́ ń fà yẹn ẹ̀dájọ́ pẹ̀lú nǹkan tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ àmẹ́ ìfilẹ̀ lórí àkídà rẹ̀ wà yí ń ká na mushrikan kódà tó bá jẹ́ pé ẹlẹ́bọ ni fahadha la yajuz ilé yóò tọ́ labudda min alhukmi bima anzalallahi bima anzalallahu awwalan kò sí tàbí ṣùgbọ́n pé a gbọ́dọ̀ kọ́kọ́ dájọ́ pẹ̀lú nǹkan tọ́lọ́wọ́ bá sọ lára ọkọ̀ náà fil àkídà níbi àkídà wa kadhalika alhukmu fil wọ́n ni fayuhkamu ala al-jahmiyya a dájọ́ lórí àwọn jahmiyya wal-mu'tazila àtàwọn mu'tazila wal-asha'ira àtàwọn asha'ira wal-maturidiyya àtàwọn maturidiyya wal-khawarij àtàwọn khawariji wani wal-murji'a àtàwọn murji'a wani bima wọ́n ni ويبين أو يبين بطلان عقائدهم èyí ó sì sàlàyé kí ni anu àdìsọ́kàn wọn wa amma tawhidu rububiyya ẹ̀rí tawhidu rububiyya fala niza'a fihi kò sí ìfàfà ń bẹ̀wọ̀ ah ẹmọ́ jọjọ yín lójú tí ẹ bá rí pé àwọn èèyàn sì fàfà ń bí tawhidu rububiyya ọ ọdó bẹ́ẹ̀ ni kò sí fàfà ń bẹ̀ kí ẹ máa tún wá gbàtàn jẹ gbogbo èèyàn ló mọ̀ pé tóun bá fẹ́ bímọ òun lè bímọ gbà tóun bá fẹ́ rí gbogbo èèyàn ló mọ̀ pé tóun bá fẹ́ kọ́lé òun lè kọ́lé gbà tóun bá fẹ́ rí gbogbo èèyàn ló mọ̀ pé òun lè kó inú ayé yìí kóun wá fò kóun sánmà bí gíní bí àwọn cartoon so kóun wá fò kó láyé yìí àbí gíní àbí kóun wá lè mọ́ rí rẹ́ìb gbogbo èèyàn ló mẹ́rẹ̀ so ọlọ́wọ̀n bá ọlọ́wọ̀n bá ó hàn bú ọmọ èèyàn pẹ̀lú pé ọgbà pọ́lọ̀wọ̀n bá ń bẹ ni ó gbà pé Ọlọ́run ọba kan bẹ so ọ̀rọ̀ èèyàn ọ̀rọ̀ ẹlòmí tó bá ń fi bíbẹ Ọlọ́run ọba nílẹ̀ kò gbọ́dọ̀ tán yẹ́ wàláhì nínú àwọn tán máa ń yìn Ọlọ́run ọba pẹ̀lú rububiyya jù àwọn ẹlẹ́bọ ni Ọlọ́run tó dá so wal-iyadhu billah ta'ala Allahu an dhalika 'uluwan kabira so kí ló kọ́ rẹ̀ èyàn gbọ́dọ̀ gbàtànjẹ́ pẹ̀lú ẹni tó bá fi tawhid rububiyyah nílẹ̀ ẹmọ́ gbàtànjẹ́ pẹ̀lú rẹ̀ ẹráfà ó àfáàná mọ́lọ́un yìí ó mọ́lọ́un yìí ó sì tún mọ́lọ́un ṣẹbọ pẹ̀lú ọyẹ́ so ìpèsè olúwa kìíní kan ẹni kìíní yóò sàmọ́ yíyan ọlọ́run bá lọ náà ní pẹ̀lú wákà àti rárá yóò mọ̀ sọ rárá ni tó pé ah, <laughs> olúwa ooo yóò mọ̀ wá sí lọ yóò mọ̀ wá sí lọ àwọn èèyàn náà wà mọ́ sunkún àwọn ìyá hmm, àwọn tí ó sunkún hmm, hakika hakika oye wọ́n ma ṣe lọ oye wọ́n ni ah àfáà náà mọ́lọ́wọ́ bá yìí ah àfáà náà mọ́lọ́wọ́ bá yìí púpọ̀ tó bá tí bá yìn ọlọ́wọ́ bá báyìí ara yóò sì máa gbọ̀n bí bá ń ṣe ẹbọ yẹn náà báyìí oye so ara o èyí wọ́lọ̀ gbàtàn jẹ́ pẹ̀lú ilé yọ wọ́n ni fàhádà amrun bátilun munkar ọ̀rọ̀ tí ó wọlé ọ̀rọ̀ tó segin ọ̀rọ̀ tó burú já ilé yọ wà hádà mukhalifun li da'wati rusul eléyìí sì ya pa sí ìpèpè àwọn òjíṣẹ́ alayhimus salatu wassalam so khususan a nabiyyina muhammadin sallallahu ìrẹ ìyá tọ́mọ lọ sásàlátù ọmọ lọ sásàlátù sunday sunday ibẹ̀ lọ́mọ nífẹ́ ẹni bá nífẹ́ kí wọ́n sàmọ́ kọ́ fún ọ wọ́n náà ma wá náwó ọmọ wá náwó wọ́n ma wá kọ́ fún ọ pé ẹ̀yìn tó kú báyìí òun ni madhu rasul a mọ̀ gbọ́ lẹ́nu àfáàwà àfáàwà abdullahi asekini a wọ́n sàfikini kan sí yóò sàjókọ yorùbá kan oye oye asun asun rárá káyé oye asewaka wọgbó so gbogbo <laughs> kan tó sàbá pè olówà jáde yóò bọ̀ á se mọ́dù ẹ̀yin ìyá ẹmọ́ dáhùn ẹmọ́ dáhùn ẹ̀yin ìyá wa àgbọ́ yìí ànábì wọn náà yìí àwọn òsìn sallallahu alaihi wasallam wọ́n sì ti kó yí sí bí eré ìtẹ́ ẹ̀kọ́kọ́ sí wọn náà ẹ̀kọ́kọ́ lọ gbà pé bídà rìn bídá ni àdádálẹ̀ nú ẹ̀sìn ọlọ́run ọba ni kìí ṣe fẹ́ annabi o so ọ lè nífẹ́ annabi sallallahu alaihi wasallam tó abubakir wá mú bí tábubakir wá ti wá ṣe mọ́díù ni àwọn òròyìn àti àwọn okọ̀ ọlọ́run ọba o qad hasala fiha niza'u bayna tawa'if ìfàfà ti wá láàrin àwọn ọjọ́ orísìírísìí lórí ẹ̀ wọ́n ni bayna ahli sunnati wal jahmiyyati wal mu'tazilati wal asha'irati wal maturidiyyati wọ́n ni ìfàfà ti wá láàrin àwọn súnnà àti gbogbo àwọn ọjọ́ tó ń dákọ̀ yìí ọ̀tá àwọn súnnà ni wọ́n o jahmiyya ni wọ́n ni mu'tazila ni wọ́n ni asha'ira ni maturidiyya ni ẹ̀mí o ma wọ́n tán pè ní jahmiyya gbogbo àwọn kẹtẹ́ sọ yìí òun ma sọ́ọ́sá àti gbẹ́nìkan rí tó sọ fún ọ pé

àwọn tán fẹ́ mú ọwọ́ iná ọlọ́run ọba nù ìmáni tọ́ ọlọ́wọ́ kọ́ nínú islamic studies àwọn tán fẹ́ bà jẹ́ mọ́ ọlọ́wọ́ nù wọ́n ni falabu damin an yọ̀hílá hadha niza wọ́n ni kò sí tàbí ṣùgbọ́n kí a ìfáfà yìí kó wà soft alladhi hasala bayna hadhihi at-tawa'if tó ń ṣẹlẹ̀ láàrin gbogbo àwọn ọjọ́ ẹ̀rì pé súfí wọ́n gbógun ti àwọn súnnà àwọn kí ló kọ́ rẹ̀ àwọn amẹ́díyà wọ́n gbógun ti wá àwọn tẹ̀sùn lọ sí gíní àwọn lọ ń bá wọn christian sí samsamu ni o ìjọ táwọn christian gbà fún jù láyé ń simáyì àwọn amẹ́díyà ni kò lè jọ lójú so àwọn méjì jọ sí gíní wọ́n bá ọjọ́ ń bọ́ ẹgbẹ́ àlìjẹnú ẹgbẹ́ alìjànú náà gbogbo wọn náà gbógun ti súnnà náà ni so àwọn ẹlẹ́gbẹ́ tọ̀hún gbogbo wọn gbógun ti súnnà náà ni gbogbo fàǹfà tán wọ́n bá wọn súnnà fà yí àwọn súnnà kọ́ ní bá wọn fà kan o àwọn bá wọn súnnà náà so àwọn súnnà wá ń sàlàyé nǹkan tí kìíní so àwọn gangan náà ń bá èèyàn ṣe fàǹfà ṣé ìwọ mọ̀ wò náà tẹ́nìkan bá ń júwe rẹ tó ń júwe ìdílé rẹ bọ́ọ̀ sí jẹ́ ṣé wọ̀lọ̀ ń bẹ́niyẹn sí fáǹfà ní àbẹ́niyẹn ní bọ́ sí fáǹfà kò sí èméjì ẹni tí ń júwẹ̀ rẹ̀ bọ́ sí jẹ́ inú sí gíní ló ń bọ́ sí fáǹfà ná nígbà ìwọ́kan sí gíní ìwọ́kan yíyàn náà pé a ah, bàbá mi sí oye ìgbà tí ó júwẹ̀ rẹ̀ oníyà sí ah, bí bàbá rẹ̀ arọ so ó sàwá júwẹ̀ rẹ̀ lọ bá òun pẹ̀lú àwọn ọ̀rọ̀ yìí tí èsì tiẹ̀ tó sí gíní ń bẹ̀ẹ́ so ìwọ náà wá ṣe kíni ìwọ náà wá gbé máìkì àbọ̀ pèjòkó àbọ̀ lọ sórí Facebook tó rọrùn fún gbogbo èèyàn láti ṣe kíni láti ju poison rẹ̀ síbẹ̀ ọlọ síbẹ̀ ó wá ń ṣàlàyé pé irọ́ ló pamọ́ so irọ́ ni o ó wá ṣàlàyé ó tún ní ara irọ́ níṣẹ́ irọ́ ni kódà kódà inú gọ́tà bí sí ó tún parọ́ mi mọ́ ó tún sọ nǹkan mi ó tún wá padà ṣe ẹ̀dàkùtọ̀ ọlọ́run ta ló ń wà láà ẹni tí ń parọ́ mọ́ ló ń wà láà ẹni tí ń parọ́ mọ́ ló ń wà láà ìwọ àwọn tán parọ́ mẹ́sìn ọlọ́run bá àwọn ló ń wà láà àwa kọ́ ló ń wà láà àwa wá sàlàyé ní tẹ́sìn ọlọ́run bá sọ ni sàwá wá sàlàyé ní tẹ́sìn ọlọ́run bá sọ ni ẹ kí ló kàn yín pẹ̀lú ẹ̀sìn ọlọ́run bá kí ló kàn wọ́n náà pẹ̀lú ohun tán sọ ń parẹ́ kìí sì wọ́n sọ́nà ń pa náà wọ́n kàn sọ́nà ń pa àwọn èèyàn tó wá látara wọn ni kí ló kàn wọ́n náà pẹ̀lú yẹn ó fún wọ́n lẹ́nà kó ma sọ́lọ kó wá sí 30 audios pé ẹ kú dédé àsìkò yíò eléyìí ni ìjòkó ìjòkó 38 ìjòkó lórí ẹni tàn sọ́nà pa rẹ̀ alájí alé kìníkà kìníkà kìníkà so mo tún fẹ́ yẹn nàná bí bàbá yẹn èsì òkè ń ṣe ọmọ ìlú wa yìí ni nínú àwọn àjòkó tó ti síwájú àní mo tún ti ṣàlàyé àwọn nǹkan míì so ẹ lọ gbọ́ eléyìí ni 38 so ìjòkó <laughs> tó ń ṣe ẹlẹ́kùtò lọ lọ́n ṣe ìwọ dákẹ́ ọ ní dákẹ́ ẹ̀sìn ọ̀nà ọba táwà wá mọ̀ àwọn òmọ̀ kan míì jùbá yẹn lọ ìwọ mọ̀ kílòkọ rẹ̀ ìwọ mọ̀ àwọn nǹkan tó ọmọ tó àwọn òmọ̀ kan míì jẹ̀sọ́ ọ̀nà ọba lọ kò sì sí tó wù àwájú pé kíni ká jẹ́rú ọlọ́wọ̀n bá lọ ẹni táwà wá jẹ́rú fún awárẹ́yàn ti ń parọ́ mọ́ à ẹrú ọlọ́run dáwà so awárẹ́ni tí ń sọ kíni tí ń sọ nǹkan tí ó sòdodo nípa ni nípa olówó wa ẹni tó ní wá ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó wá ní ká dákẹ́ à èyí so wọ́n wọ́n ni wa yahkum bima so gbogbo àwọn ọjọ́ tí wọ́n ń gbógun ti wáyìí èyí kí gbogbo àpadà lọ sí ní tíra Ọlọ́run báwọ̀ àti súnà nẹ́bì àti gbogbo àwọn kíni gbogbo àwọn tán pàpẹ̀ wọ́n ra súnà tó yí pé àwọn eléyìí àwọn aláìmọ̀ so bẹ̀rẹ̀ látàwọn kíni látàwọn àwọn amalgamators tí dáwọn tí è dáwọn àwọn decamped àtàn decamp so tí è máa wọn kíni tí è máa wọn ọmọlẹ́yìn halabi tí è máa ọmọlẹ́yìn kíni muhammad bin hadi gbogbo yín ẹ jẹ́ ká padà lọ sínú tírà Ọlọ́run bá ti súnà nabi sallallahu alaihi wasallam so káwàwò talenti ń sòdodo talenti kíni talenti ń parọ́ so àwọn àpọ́nlé gan gbà mí ní tí ẹ máa ń pa àwọn ẹlòmí musafikọ ẹlòmí gan so ọ̀rọ̀ rẹ̀ lágbára gan so wọ́n ni wa yahkum bima anzala Allah wọ́n ni ká sì dájọ́ pẹ̀lú nǹkan tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ wọ́n ni wa yubayyinu sawaba sawaba al-musib kó sàlàyé òdodo ẹni tó sekin ẹni tó gbà wa khata al-mukhti àtàṣìṣẹ́ ẹni wa hukmullah ìdájọ́ Ọlọ́run bá sire yo shamilun fil aqida ó ṣe kíni ó kó aqida sínú wa kadhalika bakana a shamilun fil aqida ó kó aqida sínú wa fi ma dunaha àtàwọn kan tó yàtọ̀ sí aqida wa kadhalika bakana la budda min tahkim ash-shari'ati fil ibadat tẹ̀tẹ̀mẹ́ṣà ala al-kitabi wa sunnah àwọn ìjọsìn kan wà tó yí pé kíni tó yí pé ó rìn papọ̀ mọ́ nǹkan tó wà nínú Kùránì àti sunnah wa hunaka ibadat ó sì láwọn ìjọsìn mi muhdatha àdádálẹ̀ láwọn ìjọsìn yẹn laysa laha aslun fil kitabi wa sunnah àwọn ìjọsìn kò tí ó lẹ́rìí nínú Kùránì àti sunnah eh eh ẹlòmí ma ti lò 50 years tẹ bá ń gbọ́n tẹ́lòmí ó sọ ohun tó ń wà yí wọ́n ṣe lò 50 years lórí tablig kálọ̀hún ma ní kálọ̀hún ma ní gbogbo wà tóhun ṣe kíni gbogbo wà tóhun di kílọ̀kọ̀ ẹ̀ tóhun di pangolo káàkiri gbogbo àwọn àgbèríko tóhun ma ṣe kíni tóhun ma gbé abọ́ ẹ̀bà àtọ́rógùn kiri oye so kálọ̀hún ti ma ní gbogbo àwọn àgbà àwọn kóhun ti ẹ̀ ti wọlé kéw gan 50 years ilé kéw ẹ̀ mọ́ tí ó sì di kódà kọ́ máa rìpítì kíláàsì lẹ́ẹ̀mẹ́fà lẹ́ẹ̀mẹ́fà yóò ṣe kíni yóò ti yóò ti gàrètì oye so torí tí kíláàsì gbogbo kíláàsì tí a bá wò thani awali ibtidai thani ibtidai so awali dadi thani dadi thalisi dadi awal thanawi thani thanawi thali thanawi rabi' thanawi so 432 oye so mélòó ni gbogbo ẹ̀wọ̀n so mẹ́sàn sí ẹ̀ẹ́ eh, 9 times 5 45 kó mọ̀ á repeat class kọ̀kan lẹ́ẹ̀márùn lẹ́ẹ̀márùn lẹ́ẹ̀márùn yóò sì kí ni yóò sì jáde lẹ́yìn 45 years oye so ẹlòmíì wá gbé abọ́ ẹ̀ bàún kí so tí ń lọ ìgbèrúkó kí so oye so àti kí ni àti lampu àti mosquito net àwọn tẹ̀blígì tí ń tí ti gbogbo ẹ̀kí 50 years ìgbákò pẹ̀lú sí àsíkára tún yàn so ẹwọ̀n kan so wọ́n ni wakadhalika la budda subakana o kò sí tàbí ṣùgbọ́n o min tahkimi shari'ati fil ibadat agbọ́dọ̀ máa ṣe kí ni agbọ́dọ̀ máa fi ṣẹ̀rẹ́ Ọlọ́run ọba dájọ́ níbi ìjọsìn bẹ̀rù Ọlọ́run ọba má sì ṣẹ́ rẹ̀ lófò kò sí tí mo fẹ́ ṣe kò sí tí mi fẹ́ gbà nù ìjọsìn rẹ̀ kò sí tí Abu Umar fẹ́ gbà nù ìjọsìn rẹ̀ kò sí tí gbogbo àwọn tàjò kó ìfẹ́ gbà nù ìjọsìn rẹ̀ ìwọ náà ni ó jẹ́ tí ẹ bẹ̀rù Ọlọ́run ọba li anna hunaka ibadat torí pé àwọn ọjọ́sìn kan wà tatamasha ala al-kitabi wa sunna àwọn ọjọ́sìn yẹn ó ṣe kíni ó ń bá Qur'an àti sunna rìn wa hunaka ibadat ó sì láwọn ọjọ́sìn tó yẹ pé muhdatha àdádálẹ̀ láwọn ọjọ́sìn yẹn laysa laha aslun fil kitabi wa sunna kò lẹ́rìí nínú Qur'an àti sunna fa hadhihi bid'un àwọn eléyìí àdádálẹ̀ ni wọ́n yajibu bayanu butulaniha ọ̀nà yẹn ni ká sàlàyé ìjẹ́ àánú rẹ̀ wa qad bayyanahu sallallahu alaihi wasallam òjíṣẹ́ ńlá ànábì wa muhammad sallallahu alaihi wasallam ó ti ṣàlàyé rẹ̀ wa fassala fihi ànábì sì yànnà rẹ̀ ó ṣe kíni ó ti gé e lójú ànábì yànnà rẹ̀ fínífíní ànábì ni man amila amalan gbogbo ẹni tó bá ṣe sẹ́kàn gbogbo ẹni bá ṣe sẹ́kàn laysa alayhi amruna àwa kọ́ la pa láṣẹ kó ṣe sẹ́yẹn èmi ànábì kan mo pa láṣẹ kó ṣe fa huwa raddun iṣẹ́ yẹn Ọlọ́run bò ní gbà lọ́nà ọ̀bọ̀ ní gbáṣẹ́tọ̀ ń ṣe òwọ́n sọ pé ọ̀fọ́ sí ẹ̀mọ́lọ́wọ́n bá lọ́wọ́ ah in tí kí ló kọ rẹ̀ lisanu lahalo ń bídá ń sọ nìyẹn in tí ṣe sí wọ́n sọ nìyẹn bọ́ bí wọ́n sí ẹ̀fà wọn sọ ah ẹ mọ́ tí tẹ́nìkan mọ́ sọ ni <laughs> gbogbo àìláwà wọ́ná kọ́ sí gbogbo àìláwà wọ́ná òrádùn àwọn èèyàn tán ṣe súfílà sí gbogbo àìlọ́lọ́wọ́ bọ́ wájú síná ẹwà ìpẹ́ ni tí èèyàn kàfẹ́ káyà fún pé kọ́lọ̀mọ̀ pẹ́tọ̀ọ̀ so pé walakin haqqal qawlu minni la'amla anna jahannama min aljinnati wan nasi ajma'in pé a bàbá ẹ̀ tí káyà ni kẹ́lẹ̀ tí káyà ni ẹ̀ ti mọ̀ pé Ọlọ́run bá ti ní pé òun ó fi iná òun ó fi kọ́mọ èèyàn àtàlìjẹ̀nú ni pé àti pé kí ni ha ulahi fi fi nari wala ubali pé àwọn ilẹ̀ àwọn èèyàn káwọn èèyàn máa lọ náà kò sí tó kàmí àti ikhsaw fiha wala tukallimun gbogbo ẹ̀rẹ̀lẹ̀ ń bẹ̀ ẹ gbọ́dọ̀ sọ kaka ìtọ́nà ọbọ̀ sọ fún àmà náà a sọ pọ́ ma náà ni ọ́ so a sọ pọ́ ma aljanna rawa kalla a ma tí ó gbẹ̀yẹn kankan àwọn náà bẹ̀rẹ̀ ọba ni so a sì ń rábàbà sọ́dọ̀ ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ bó sọ wọn pé ikhsaw fiha wa la tukallimun innahu kana fariqun min ibadi yaquluna rabbana rabbana ighfir lana so ní pé àwọn ẹrù mi kan wọ́n ma ń padà sọ́dọ̀ mi tẹ́lẹ̀ fattakhadhtumuhum sikhriya ẹmú wọn ní nǹkan eré ní nǹkan yẹ̀yẹ́ <laughs> ṣe kùrán ṣe lè tàn ṣe wọ́n fẹ́ fún súnà sí yẹ̀yẹ́ nìyàn ṣe kò náà tó sọ ilé ìtànṣe náà sálímọ́ mú gàrí wáyìí afá ẹwọ̀n kan ẹwọ̀n kan so ìgbé ẹ̀rà so ẹ̀ tó bá ti ẹ̀tújó ń bí dáa kóhùn ti ẹ̀tẹ̀tẹ̀ túbá ìwọ ọ̀nà ti ẹ̀tún súnmọ́ so ìtẹ̀ túbá kí ṣe ìtọ́nsẹ́ tó fi bí dáa ẹwọ́yàn sínú ẹbọ bọ̀yẹn tó bá jẹ́ lẹ́bọ tí ń ṣe àìrùn kẹba ẹ̀ ìntàkàmọ́ bẹ̀rẹ̀ ọ̀nà pé kọ́lọ̀wọ̀ bá kó se wá nú tí ọlọ́tọ́lọ̀wọ̀ bá ní fọ́nà má kọ́lọ̀wọ̀ bá kó fi wá sínú ayà pé falyawma alladhina amanu minal kuffari yadhahakun ọjọ́ tó yẹ pé àwọn kíni àwọn tán gbàgbọ́ àwọn ohun ma wá fi àwọn kèfèrí yídá ní báyìí àṣíwọ́ ni tọ́tọ́ ma ń fi wá sí kíni tọ́tọ́ ma ń fi wá sí ẹ̀yẹ lójú nígbàtàwà láyé ni orí gbogbo tí fi ayé gbogbo ayé ma wá fi àwọn mùsùlùmí sí ẹ̀yẹ فاليوم الذين آمنوا من الكفار يضحكون so bákanáà annabi sallallahu alaihi wasallam sọ pé wa iyyakum wa muhdathatil umur ó dọwọ́ yẹn ṣọ́ra o pẹ̀lú gbogbo àwọn nǹkan tó jẹ́ àdádálẹ̀ fa inna kulla muhdathatin bid'ah torí pé gbogbo nǹkan tó bá jẹ́ àdádálẹ̀ òun náà ń pè ní bid'ah wọ́n ni wa kullu bid'atin dalalah wa kullu bid'atin dalalah gbogbo àdádálẹ̀ sèré anú ni kò sádádálẹ̀ tó dáa kò sí bídá hasana wọ́n ní falabudda min tatbiqi hukmi Allahi fil ibadat kò sí tàbí ṣùgbọ́n a gbọ́dọ̀ lo ìdájọ́ Ọlọ́run Ọba níbi ìjọsìn níbi àwọn nǹkan tó jẹ́ iṣẹ́ ìjọsìn fama wafaqa al-kitaba wa sunnata gbogbo tó bá bá tíra Ọlọ́run Ọba àti súnnà mu fahuwa sahihun òun ló lálàáfíà wa ma khalafa al-kitaba wa sunnata fahuwa batilun tó bá yapa tíra Ọlọ́run Ọba àti súnnà òun kíni òun ni anù bá ń sáà wala yajuzu tasahulu fi hadha al-amr kò tọ́ kíyàn fọ́ ọwọ́ àbíntí àbí kíyàn fọwọ́ tẹ́mbẹ̀lẹ̀ alamari wọ́n ni wa tagọ́dì anhu àbí kíyàn gúrí kó ń bẹ̀ wọ́n ni wa an yuqala àbí kíyàn ṣe kíni àbí kíyàn wá máa sọ pé utruku nas ẹfà àwọn èèyàn lẹ́ àwọ̀ òdọ́dọ̀ Se sọ́ọ̀bù ẹni kankan ni ṣe ilé oúnjẹ ilé o bàbá jàràbí láti ṣe ṣẹ́ntà ṣe ni tọ̀ kìí sàṣàlátù bàbá alásàlátù tọ̀ tàwà láwá dìmú tọ̀ kò jẹ́ bó ṣe àti pé àwọn tẹ́ ń sọ pé kán fẹ́ nìkan lẹ̀ sáwọn tẹ́ ní ká fi lẹ̀ sáwọn fàwálẹ̀ sáwọn fàwálẹ̀ gbogbo ọ̀nà tó má rí láti fi lálàsí wa wọ́n ti sálàlàsí wa láti fi sọ wá lókọ tààjẹ́ wọ́n fi sọ wọ́n fi pè wá ní ìta àjẹ́ wàláhì gbogbo rọ́tọ́ sí ń pàmọ́ ara wọn ló wà ọ̀ so àwọ́ òtún wá parọ́ mọ́ wọn padà torí pé àwọ̀ nídi gbogbo léyìn so kódà gbogbo rọ́tọ́ ń pa tó ń pàmọ́ wọn ìwà fàrẹ́ bọ azikiri àforíjì ọ máa bọ̀ wá sínú Islam so máa bọ̀ wá sínú Islam dọ́mọ ìyá wa ní táwà fẹ́ fún ọnù máa máa górí kí tọ́wà padà lọ fi bọ́lọ̀ oye okay so a fẹ́ bẹ̀ fún ọ so wọ́n ni a fanakul ẹni tó bá sọ fún wa pé ẹ má don't chase people away don't let your behavior chase people away from Islam ẹ wá wọ ẹni ẹlátọ̀ kèdélẹ̀ báyìí pé ah ó ti kọ́kọ́ ha gbogbo orun gbẹ̀ná ó tún ṣe kí ni ó tún bónú ojú lọ́kùnrin ó tún ṣe kí ni ó tún ti bóra ẹmọ bẹ́ẹ̀ sí mọ́ bọ́lá àwọn tí ó mọ̀ wà láàrin rẹ́dì àti black oyé so láàrin rẹ́dì àti black so ó ti wà bẹ́ẹ̀ so ṣòkòtò ló gùn lọ kílòkọ̀ rẹ̀ bí wà kó fẹ́ wọnú lẹ́lẹ̀ lọ one don't chase people away from Islam ah um, tó wáyé pé tí ẹ̀yí lè yóò fi gbọ́ tí yóò ní fi chase èyàn kó ní Islam èyàn gangan padà chase ara rẹ̀ kó ní Islam so wọ́n ní fanakul á sọ fún àwọn ẹni bẹ́ẹ̀ pé láhùn láhùn náà fẹ̀r àwọn olè àwọn èèyàn kó nù islam walakinnana nuridu al-khayra lin-nas dáadáa la fẹ́ fáwọn èèyàn wallahi dáadáa la fẹ́ fáwọn èèyàn wa a fẹ́ dáadáa fáwọn òbí wa a fẹ́ dáadáa fáwọn ẹ̀gbọ́n wa àtàwọn àbúrò wa bọ̀tọ́ ìdáyà ọwọ́ Ọlọ́run ọba ló wà tó ẹni Ah, wa nuridu an yarji'u ila sawab afẹ́ káwọn yẹn padà sí tó tọ́ ni afẹ́ káwọn yẹn fi àwọn wa fàṣálẹ̀ ìwà bàjẹ́ kí gbogbo wa jẹ́ olùtúbá lọ sọ́dọ̀ Ọlọ́run bá padà àkókò àwọn àgbàtà ń lò yìí ó kéré àwọn tó ma ń túbá lọ sọ́dọ̀ Ọlọ́run bá wọ́n ni wa ila al-haq asfájí káwọn yẹn láyé wọn àti lálìkìyàmà wọn wa hadha huwa al-ijtima'u as-sahih eléyìí ni àkójọpọ̀ tó lálàáfíà wa amma idha taraknahum ṣùgbọ́n ta bá fi wọ́n lẹ̀ ala ma hum alayhi lórí nǹkan tí wọ́n wà lórí ẹ̀ min bid'atin nínú bid'a nínú àdádálẹ̀ wa shirkin àti nínú ẹbọ wa ta'tilin àti kama deny li so arúgbó so

annasiha ni kẹ ma gbara yín mọ́nà ni kulna liman ya rasulallah a sọ fún pé ta ni ilé òjíṣẹ́ Ọlọ́run ba ta lámà sí nasiha fún qala lillah ẹ kọ́kọ́ jẹ́ ẹni tí yóò ní ikhlasi fọ́lọ́run ọba náà wal kitabihi ẹ sì máa tẹ̀lé tírà Ọlọ́run ọba wal rasulihi ẹ sì jọmọ lẹ́yìn òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam wal a'immatil muslimin ẹ sì máa ṣe kíni ẹ máa gba àwọn olórí àwọn mùsùlùmí ẹ máa gba wọn mọ̀nà tẹ́ bá lè gba wọn mọ̀nà ni ò tẹ́ bá lè dọ́dọ̀ wọn wa ammatihim àti kíni àtàwọn tán jẹ́ gbogbogbò nù wọn so nasiha ni a fi ń ṣe gbogbo léyò kò jẹ́ bó sì jẹ́ wallahu alam